رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على فلا حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله

الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا أدنى الله سبحانه وتعالى بعمارة بيت وبرفعه ليذكر فيه اسمه برقرة وعشيا في بيوت أدنى الله أن ترفع ويذكر فيه اسمه يسبح له فيها بالغدو والآصال وقال سبحانه وتسامى إن المساجد لله إن المساجد لله فلا تدعوا مع الله أحدا أمتنا استحفنا رسول الله صلى الله عليه وسلم على بناء المساجد لله على أرض الله سبحانه وتعالى وضمن لمن فعل هذا ابتغاء وجه الله أن يبري الله له مثله في الجنة جاء هذا في الصحيحين من حديث أمير المؤمنين أثمان ابن عفان رضي الله تعالى عن أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له مثله في الجنة وفي رواية عند الإمام أحمد في المسند رحمه الله تعالى ولو كمفحص قطات أو أصغر وفي رواية الأمام الترمذي بإسناد حسن من حديث أنس بن مالك رضي الله تعالى عن أرضاه ولو كمفحص قطات صغيرا كان أو كبيرا اللهم صل على خليلك وخاتم أنبيائك أقول فلان باتوا سواني مسلمين atọrọ àlékún ìkíráti gẹ̀rẹ̀ fún annabi wa sallallahu alaihi wasallam ẹn tí ọlọ́run ọba láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa allahu bá ní sàlékún kí annabi wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi wa àti sọ̀hábà rẹ̀ dákun kí àwa náà pẹ̀láwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbé alìkiyama ẹ̀yọ́ mẹ́nu ẹ̀sìn mo ń fi àsìkò rámi létí ìbẹ̀rẹ̀ Allah o náà ni àsọtẹ́lẹ̀ rẹ̀ fún àwa náà pé ká bẹ̀rù ohun ọlọ́run ọba subhanahu wa ta'ala àwa ń bẹ nínú àdáníkẹsẹ̀ rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́lọ́wà fún yọ̀nú rẹ̀ o jẹmáà kútùbà wa tè ní ọ́n dá lórí masalasi tó jẹ́ wípé ọba dẹ́dà lọ́kọ ọkọ̀ fáwọn wo ọkọ̀ fún gbogbo musulmi ayé pátá tó gbà pé ọ̀kan ọba annabi lòdì sí ọlọ́run ìsìlámù lówó tó fi ọba mọ́sálásí kèése tìjọ kan mọ́sálásí kèése tẹgbẹ́ kan mọ́sálásí kèése tìran kan mọ́sálásí gbogbo mùsùlùmí in tí wọ́n sì máa ṣe ń bẹ̀ o náà ni tọ́lọ̀ fi rán nàbí tọ̀já nàbí gbogbo mùsùlùmí fún díẹ̀ yìí kí wá ní pàtàkì kíkọ́ mọ́sálásí gan na'am Allah subhanahu wa ta'ala ọ̀yọ̀ndá kí wọ́n máa gbé ilé kan sókè lórílẹ̀ jùlé rẹ̀ lọ kí ni ìgbésókè ta'zimuha bil ibada wa bi imaratiha bi talabi wajhi Allah subhanahu wa ta'ala wa ibtigha ma inda min al-khairat ọba dada ló yọ̀nda wípé máa gbé wọn títóbi

kẹ máa jẹ́ kí máa mọ̀ pé èmi tí mo nílé mọ̀ wà lẹ́mìí ṣùgbọ́n wọn wo ni wọ́n ma jọ́sìfẹ́ mi ọlọ́wọ́ bá mẹ́ lọ́sàn lóòrù àwọn èèyàn kan ni tó jẹ́ pé yòròyìn bí ayé ó ti yòrònú ẹ̀mí wọn bí a ṣe pèrú tó ládùgbò òbòmí ma mẹ́rin ní ọ̀ràn lọ sí ẹ́ ti gbé ah, ah ní ìṣe máa mú ìgbà báyìí tí máa ṣe wẹ̀ ìpísà ìkàmọ́ ń gbọ́n bá gbé kàmọ́ ni ó sì sàlùwàlá yóò sì jọ ìwọ̀n ìrákẹ̀ ẹlẹ́ẹ̀kejì bí ṣe kí dímọ̀ sí ẹnu àwọn tí ẹ̀mí ọlọ́run ni ẹmọ́ gbẹ́lẹ̀ mi láńkẹ́ fún yìí làwọn tí wá sí lọ́m̀bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam afẹ́ mọ̀ pàtàkì suratu Ali Imran wípé inna awwala baytin wudi'a linnas alákọ̀ọ́kọ́ lẹ́ta fi lélẹ̀ fọ́mọnìyàn lórílẹ̀ fún gbígbé ni àbí fún ìbádà fún ìbádà ni o

kàbẹ́ ìmìrè jẹ́ tún wálẹ̀ mi ọlọ́run ní a ṣe kàbáì ní ààyè ìbùkún kìí ṣe kàbá ní ṣe gíní o ní fúnni ní ìbùkún ẹlùmọ̀ tó ń bá ti lásán ajẹ́ aṣíwájú o lè wọnamọ́ gbogbo tó bá wá gbà ní ó fún ẹbò lọ̀fẹ́ fún yẹn ní o ìkúkù ní gídígbò ní o yóò lòm fẹ́ débẹ̀ anábì ní ya Rasulullah ayyu masjidin wudiya fil ardi awwalan bó sì wà ká ní ayyu masjidin wudiya fil ardi awwalun mọ́sálásí wò ló kọ́kọ́ dórílẹ̀ ọlọ́run tí ẹ kọ́kọ́kọ́ ànàbí ni alimasul haram mọ́sálásí makka ni kútù súnmà ayi mú ní ànàbí tí bèèrè tán mọ́sálásí wò ló wá tẹ̀lé ànàbí ni almasjidul aqsa mọ́sálásí tí ń bẹ ní jerusalem ní falastin kútù yẹsọ̀sọ̀rọ̀ kamba wọn lọ ni aman 40 years kàbá ànábì Ibrahim kò bẹ̀rẹ̀ kíkọ rẹ̀ ànábì Sulaiman náà kò lọ bẹ̀rẹ̀ kíkọ Baitul Maqdis ó náà já dáadáa rẹ̀ nítorí pé tí ń bẹ láàrin ànábì 40 years lọ fine mọ́sálásí ààyè ọ̀wọ̀ ni mọ́sálásí in tí a fi wojú rí ọlọ́n ni ẹni ọlọ́n bá bùsì lápò tí ó fẹ́ kú mọ́ níjọ́ tó bá kú ó fẹ́ máa dàbí ẹn pé ń sẹ́mì mọ́sálásí náà ní ọkọ̀ nígbàtí ويريدونه أن يتركه على هاته التي كان عليها في زمن رسول الله صلى الله عليه وسلم وسنة قد وصل عزيزي أنا كان واجه سنة صحابة في لبس عليا النبي Usman ni fúnra mímọ̀ fi tí mi gbọ́tánù sọ wípé man bana lillahi baytan ẹn bá kọmọ sáàsí fọ́lọ́n bana Allahu lahu mithlahu fil janna ọlọ́wọ́

ẹyẹ kọ̀tọ́ọ̀tù wọ́n máa ń pè ní olóngo olóngo kọ́ tó tóbi ju olóngo lọ ó sì tóbi bí àdàbà ní ọwá ní kókòkò láà gbígbà tí a fín ara èèyàn ìlórí kèèsí yìí orí ilẹ̀ lẹ́nì yé sí si bí lọ lọ ìgbà tí nǹkan tí fine ẹyẹ ibi tó lè dúró sí tó ti lè sàbá kápẹ́rù dédé mọ́sásí èèyàn bá kọ́ fọ́lọ́un annabi lọ́lọ́run ọkọ̀ lè fúnlárí ni kòrùsí ìkìlẹ̀ malik nínú àdísà mẹ́sìbìn malik tí máa mọ̀tí rúlẹ̀ bá bisnadin hassan ó sì ọlọ́n ni wà lọ́ọ̀kà mọ́ fásikọ̀ tọ́ ti kọ́nà kọmọ́ ju dédé bí ẹyẹ ológbó ti lè sàbá lọ sọ̀gírùn kánà am kẹbìrán mọ́sálásí ní lálọ́kọ́ ni ó ni ó àwọn tí ó ti wọ́n ni ọgbà ṣùgbọ́n tánà bí n sọ ó yà nà bí o ó lè jẹ́ pé mò ṣàárọ̀ kà ní àti kọmọsálásí èèyàn bí 150 ní ẹ́dẹ̀rapọ̀ wọ́n kọmọsálásí ńlá kan ṣùgbọ́n gbà tí ẹwọ owó ẹnìkan bẹ̀ kò tó 350 naira tí ẹmọ wọ́n bùrá mọ́sálásí hun kò ju bí ẹni tó ti fẹ́ kírun tó lè forí kan lọ ibi orí rẹ̀ níkan ló lè gbàbẹ̀ masjidu rẹ̀ nù asìlù gangan masjidu rẹ̀ káwí ṣùgbọ́n sàmáyí lọ́pàá wọlé kìyàsí ọ̀wọ́lé sàmáyí nẹ́pàdà wọ́n lò fún masjidar lọ ẹ̀kọ́ àmà lò fún ibi à ń forí balẹ̀ sí àwọn ìkankan bẹ̀rẹ̀ lórí rárá báhùn tó bá jẹ́ pọ́dọ̀ ẹ̀dẹ̀ ibi tí ẹ̀lẹ̀ forí balẹ̀ sí hun o ní hìsọ rẹ̀ o ní pín rẹ̀ ní pẹ́sàlásí anẹ́mì ní kọ́lá kọ̀mọ́jú bá ń lọ òdìdí lé lọ́ọ̀kọ̀ fún tọ́ lálì jẹ́nà nínú ẹgbẹ̀ wá ní anẹ́bí lọ́lọ́run ọkàn tọ́dá àjúwẹ́lọ̀ fara jẹ́nà min àdífẹ́ àbí mọ́mọ́ta nínú ẹgbẹ̀ wá ní àdífẹ́ barasatal asrami ọlọ́run ọkàn tó tóbi tó fún lálìjẹ́nà àti gbélé iye èèyàn wà rí jẹ́ ń kọ́ mọ́sálásí agbára èèyàn gbé blọ́ọ̀kù kan kọ̀kọ̀ tá a bọ́bá òjò lónìí mùsùlùmí ní ọmọ afẹ́nu rẹ̀ sọ wípé mọ́sálásí ò ní hù mẹ́un èmi kọ́lẹ̀ ma parú sí orí tí ń lé wa mọ́sálásí ò lè hù mẹ́un bákan náà ọ̀pọ̀lọpọ̀ bàbá atọ́ lọ́njọ́ wọ́n panupọ̀ nú ẹbí tàátàmà àtàgbọn tàátàtà wọ́n kọ̀kọ́ mọ́ ẹbù díẹ̀díẹ̀ àmbá wọ́n máa ń wọn lẹ́mẹ́sájì jẹ́ ọ̀ràn ni ní ẹgẹ́ 3 plot àmọ́ ọkọ̀kọ́ takù 2 plot wọ́n tó takù 1 wọ́n wọ́n tó dá sí méjì méjì náà wọ́n tó láwọn wọ́n tó dá méjì tí ó ti wá nova 4 ngbọ̀bá wọ́n tó gbé òkúta gbogbo ẹmbá dẹ́rú ẹwù ọ̀ràn lọ́dá o kó tètè lọ rẹ̀ dá padà o gbogbo ẹ̀rẹ̀ tí ó gbàdá padà àwambọ̀ mọ́sálásí kíkọ́ yìí mọ́sálásí wá ní àwọn ìmọ̀ nínú Islam bọ̀wáì kí làwọn ìmọ̀ náà ó ní dáúrù tí wọ́n sára sí tó kópa rẹ̀ àmì mílò sì fi lélẹ̀ ní ìpìlẹ̀ mọ́sálásí oní àlàyé tàti wá kírun àgàwọ ọkùnrin ajáde wá tínú lé wa àwà kírun mọ́sálásí àwọ ìkírun lé àwọn obìnrin wó kírun lé ajáde wá ní júmọ́ àwà kírun obìnrin lè kí jímọ̀ nílé alólè kí àìlà níjọ Qada ó níbi tí a ti máa dájọ́ tí nǹkan kan bá dárù lọ́tún lọ́sì wọ́n kọ̀ mọ́sáàsí lọ́dọ̀ mọ́sá sálàm láàrin lọ́kọ láyà ni o láàrin ẹbí kẹsíkẹjì ni o láàrin gbani láàrin àwo ni o mọ́sálásí ibi a ti máa yanjú ọ̀rọ̀ ni tó bá jẹ́ pé bá ṣe wàyí a rí wípé a ti fọ́pọ̀ kìrìsìtẹ́nì mùsùlùmí kìrìkànkan wà pàwápọ̀ ọdá kawa mùsùlùmí ọmọkù ẹjọ́ wa lọ́dọ̀ wọn nítorí wípé in tá fi ẹjú ẹ̀mẹ́lẹ̀ lọ́dọ̀ wa tọ́lọ ní kí gbogbo owó ọjọ́ àwọ́láwọ́ olò kí lẹ́lẹ́ méjì ń já sí tẹ́gẹ́rẹ́ police station wá sí sọ ní ẹ̀yìn wọ́n yẹjú ọ̀rọ̀ àfá Salmanu àti ìyàwó rẹ̀ ara asẹ́ masalasi ni àwọ̀mbọ̀ tí wọ́n bá jẹ́ àwọn masalasi afẹ́kàwọn kẹ́kọ́ kílàsí a masalasi Baytullah gbogbo wa láàjíyàn ilé Ọlọ́run tí wọ́n sì pèlé Ọlọ́run fàhúwà láyúdú holubi ìdíní àìgbáyọ̀ndá táì wọ́bẹ̀ masalasi àìgbáyọ̀ndá ibi wọ́n bá kọ́ mara masalasi tó ẹ́ pé à ń gbáyàn dáká tó wọ́bẹ̀ kìí sára mọ́sálásí tí Ramadan bá sì dé àlẹ́sẹ̀ ìtìká fún bẹ ilé jẹnẹrétọ̀ ọ́fíìsì ìmáàmù sáríkùn ìmáàmù ìbìnrin síká wọlé ìbìnrin àjínukírùn ní síká wọlé ibẹ̀ ìsára mọ́sálásí mọ́sálásí níbi tá sí ẹmbásí kọ̀kọ́ débì kẹjókò ń bẹ́ oná ló níbẹ̀ ìpìlẹ̀nu ṣùgbọ́n a máa fọgbọ́n sí òtìjókò tó tọ́ ìsáfíwájú bàbá àgbàlagbà wá ń bọ̀ àkíní sásàmì agan wọ́n kíyà rẹ̀ tó dẹ̀ kíyà mọ́sásírí ọlọ́ni ẹmbá kọ́kọ́ débì kẹmẹ́ lóní wọ́n wá ń pí ó sún fàpá bàbá ẹbọ́ sẹ́yìn tẹ́ bá mọ̀pọ̀ ẹbẹ́ ráyè mọ́sásí ẹ̀rì tí má dé ní ó sún fàgbàlagbà ọ̀dàápọ̀ ẹgbẹ̀rẹ̀ ayíláyè ọba adẹ́dà náà gbẹ̀ náà ni yọgbà ìláyè tòótọ́ ìwọlọ́ láàyè àgbà ṣùgbọ́n kápá àbáníwọ̀ náà ló ń tòótọ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ wà láàrin èèyàn mọ́sálásí ẹmbà ti dáyè kan olóní àtúwàmbọ̀ mọ́sálásí àwọn sọ bọ́mọ́dá ìkan lóní tí wọ́n bá wá ní kankan tí a ń parí bí ìjà lọ́kọláya àbọ́rọ̀ àṣírí kan tí wọ́n fẹ́ kẹ́nìkan gbọ́ tó jẹ́ pàwọn àgbàgbà wọn ò gbọ́dọ̀ lè abọ́ta àwọn tí ń yẹjọ́ wọn ó kọ̀rọ̀ tí abọ́ta fún tàbí wọ́n dáalé tààtọ́ wá kírun ó fi kírun tán àwọn rọ́pọ̀lọpọ̀ mẹ́sàásí lẹ́nì ẹ̀lọ bá búrọ̀ yìí ẹ̀sọ̀ kan pé àfẹ́sí mítìn mosque tí wọ́n lọ wọ́n wábi ti ní ẹ̀tọ́ ọlọ́run lọ́fẹ́ yọ fọ́lọ́run dáadáa tẹ́yìn fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ sùúrù àmọ́ mọ́sánátó sáàbù gẹ́gẹ́ bí mọ́dúrọ́sà àmọ́ṣẹ́ mọ́dúrọ́sà lọ́nà wo ibẹ̀ náà lànà bí fi àwọn títí máa ń wá ń kéw ibẹ̀ náà ni ó ti wá pàdé wọn mọ́sánátí sáàfù gẹ́gẹ́ bí ibùsùn fún àwọn tí wọ́n jẹ́ aláìní tí orí bí sùn tàbí àmà kéw lọ́dọ̀ máàmù ilẹ̀ wọ́n ma gbébẹ̀ àti á sì ń gbébẹ̀ ìwọ́n lé lọ́ndẹ́dì ọrùn wọn ni tí ọrùn ànàbí ni tí wọ́n jẹ tí wọ́n mú wà arádùgbò náà bẹ tó jẹ́ pé wọ́n èé sáàrin àjò wọ́n ò sùwọ́ látìta àwọn ilé wọn tí ń gbé kọgbà wọn wọ́n ìsí lọ́mọ tó bà mi sí lọ bí 22 years gbogbo àwọn lásà bó sá sí wọ́n mọ̀ wá gbé àwọn èèyàn kì yá mù lélẹ́ òtò rọrùn fún èyí tí wọ́n bá kọ́ ní skúl wọn tí wọ́n bá rí fásitì gbogbo tí lè kí ó tẹ́ tẹ́lẹ̀ wákùnrin nítàn ó kàlùkọ́ bì sí ayé kẹ́ni ayé ọwọ́ ní jẹmọ́ àtọ́bọ́ wà báhùn in masalasi

mọ́sálásí ẹni tára rẹ̀ ọ̀bá yá a mọ́ ń tọ́jú rẹ̀ mbẹ́ nípìlẹ̀ Islam bákanáà mọ́sálásí onílé ìgbàlejò ẹwọ́n tàà sọ́rọ̀ wádà níbi àìfọkàntàrẹ ẹni mọ́ níbi pẹ́ni tó nílọ́ oṣè báyìí ẹn tí ó ní náà ń wá kúmọ̀ àti ìgbàlọ́wọ́ ẹni tó ní káàkì mọ́sálásí là máa gbàlejò sí ẹnìkan láti Port àwọn bísì wọ́n ti lọ sí Èkó ẹnẹ́kọ́ ọmọ yọ wà gbogbo mọ́sùkì wà ìmáàmù ni wọ́n wà káàkì wọ́n lọ kànlẹ̀kọ̀ máàmù lágún méjìlá àbọ̀ sáré máàmù àlejò ọba ìyẹn lálejò ah, ilé ti kún máàmù ọba dada ní ọkọ̀rọ̀ mọ́sálásí bọ̀ jẹmọ́ àṣọ ṣe ṣe mọ́ní ìsinmi àwọn ìṣọ́rọ̀ wádà bẹ́ ẹ wọ́n burúkú jẹ́ ń pa ń gbà kan tẹ̀blígù wọ́n rìn ká ń tòótọ́ in tó yẹ kí wọ́n wá wọn wá eyín ò ká mọ́sọ̀ òdodo wà lẹ́rọ ní apamọ́ wọn

ibi kálẹ̀ jù wá máa sùn ibẹ̀ ni bákanáà mọ́sálásí ó ní ààyè ìgbàlejò sí fún ìmáàmù àwọn tí wọ́n gba àwọn wùfúd tí wọ́n gba sílámà títà ibẹ̀ ló ń kálùkù wọn náà ṣe ni wọ́n ń sọ kalẹ̀ sí wọ́n ń sọ kalẹ̀ sí lọ́tùn lósì tánibí sí ń gbà wọn lálejò tí a fi gba ìsìlámù ọba yamama nígbà tó di wípé àwọn tí wọ́n mú sọ́mọ̀dì náà wọ́n bá mú olóòlọ́sẹ̀ umọ́rọ́ ṣùgbọ́n kèfèrí ni níjọ́nà lọ́n nígbà mú oṣù ọlọ́rin ni ah sí ẹ̀mẹ́ntẹ́ mú ni ọba yamama lẹ́mú yìí ọya ẹ̀ṣọ́ ma òpó kan ní òpó mọ́sálásí ẹlọ́mọ́ gbóúnjẹ fún bẹ̀

àbí ọ̀tọ̀ dálóhùn ṣùgbọ́n bí ẹsí sọmọ mọ́sálásí ohun àìmọ̀ ní ànẹ́bì mọ́sálásí alẹ́bí kéfèrí ọwọ́ bẹ̀ tánfà ní ọba jáde ń bẹ̀ fún tí èso ríire ànẹ́bí mọ́ sọ pé wọ́n so mọ́bẹ̀ kó lè rí mọ̀sálásí táwọn bá ti kírun tán wọ́n mọ̀ bọ̀rọ̀ wọn subhanallah wọ́n mọ̀ kíra wọn subhanallah tí hálùkùn bóòlẹ̀ kọ̀tà àkọ́lámẹ̀ bóòlọ̀ jẹ̀rọ̀rọ̀ sí bóòlẹ̀ àmì lọ́gbọ́jọ́ mọ́sálásí ó sẹ́rì bí kẹta ọlọ́rọ̀ bàṣámù àrẹ́bí ni ẹ̀túlẹ̀kọ̀ máa lọ ọ̀nà ọkà pẹ̀ ìnáni ó ní ashhadu an la ilaha illallah àríbí mo sì gbà fọ́lọ́n ah ẹ̀ pìtẹ́ndì ẹ̀ mùsùlùmí ẹ̀ pìtẹ́ndì jẹma káàkiri ẹ̀ pìtẹ́ndì pẹ̀lú islam wà lónìí káàkiri ìjọmọ̀ àyà hàn ẹ̀sìn ìbí gbogbogbò lónìí islam gbogbo ọmọ ìyá ni a bàbá ẹnìkan kúnnú wa yẹ ẹnìkan kúnnú wa a ṣùgbà rẹ̀ pẹ̀lú tọ́nà ní káti ṣùgbà rẹ̀ ó lè sọ fún àpẹ́kọ̀ kàwà o ṣe màmá yín lókú ni tí àbá yín lókú ni òun sọ bẹ́ẹ̀ bàbá wa lókú o ìbí àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ó ní bí bí tó rí rẹ̀ tí wọ́n gbọ́n àà tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé òun ọgbà ẹ̀sìn mọ́sálásí ṣiṣẹ́ ní ṣiṣẹ́ bí ilé ìfinipamọ́sí fẹ́ntafẹ́ kókínlẹ̀ kó sórí rẹ̀ ó wá kù nǹkan kan tó pàtàkì tó yẹ kó yí àwa mùsùlùmí béèyàn bá ti innaka antas sami'ul alim ńgbà parí nìkan anábì sallallahu alaihi wasallam nínú hadith ibn sunan min hadith ibn amr ibn as radiyallahu ta'ala anhu ó ń sí ọlọ́n ni lamma faraqa sulaiman ibn dawud min bina'i baytil maqdis nígbàtí ànàbí ọlọ́n ni sulaiman tó parí mẹ́sọ́lásí jerusalem renovation rẹ̀ sa'alallahu thalatha ìwọ̀n fata kìsọ́lìm ọwọ́ abẹ̀lọ́ nǹkan mẹ́ta oní ọlọ́run sí nǹkan mẹ́ta ìta ìfún kí ni nǹkan àkọ́kọ́ hukuman musadifu hukumallah ọlọ́run ọba ó ṣe mí lọ́rẹ̀ bí n tóòtọ́ ó ṣe mí lọ́ba èmi náà mo tó wá ń dájọ́ ń lù dákùn gbogbo tí ń dà tí ó wà bọ́ sí ipò òbínú mọ́jẹ̀ ń dá níbi ń bá dájọ́ lọ tí ó máa jẹ́bi yọnú rẹ mọ́jẹ̀ wọ́n tó ẹjọ́ mi dá lálìkì àmì annabi gbogbo dáwọjájú ayé kó fura o annabi ọlọ́run bẹ̀lọ́n gbogbo tí wọ́n máa kó wọ́sàfi tí wọ́n máa dánú ẹjọ́ mẹ́sìn lẹ́jọ́ tó ókùn dálálìkì àmà tó àná àti sọ́nà ọlọ́run ni mo sì gbàfọ́ látò ní lọ ó ní dájọ́ kan àfikọ́ jẹ́ ìtawọ̀ ọlọ́run ọba ẹmbá wu ọ̀rọ̀ yọ́ ma wù pé ah, orílẹ̀ ànàbí ọlọ́run bẹ́ẹ̀ lórí bọ́lọ̀ ń ṣe rí sí ìlàdúwà tó síun wọ́n ni sálùlọ́ almustahil tó bá jẹ́ kótò tó lẹ tánú ọlọ́run ẹbí ẹ máa bẹ lọ́n ní nǹkan tó jẹ́ pé tẹ́ntọ́lọ̀un òye bó ṣe yẹ́yìn tí bá ń bẹ ah, ah, ọ orí èjì tọ́wà tọ́ ọ̀bẹ̀rin kí ni sí apá rẹ̀ ẹ̀tí ń tẹ́sò tó lò fẹ́ ra plane ó lò ra plane fún mi èsò tó tó wá ń tàn tí ń tà yóò sẹ̀sẹ̀ lọ gbé ìlàjì àpò ní wá ń fi ìwá ń tà níwọ̀n ìgbà mí tí ọ̀bàrẹ̀ tó wà àwọn yóò tún dì ìfòkòdì ìfi ọba bà ní ìdì ètọ́pọ̀ jù mẹ́ ìdì ní 1000 ìgbèsò 200 150 ọlọ́run tóbi lẹ́mi ọlọ́run sí yẹni ẹ bèèrè tí ọ ma fọ́

tààtò dá ọlọ́lá kú já nàbí ọfẹ́ ma ṣe bí ànàbí tí ó ma ṣe bí ẹrú ní ìràyésá ní gbèrè ní pamọ́ àọ́lẹ́lẹ́kẹ́ oní Jibril àwọn àbí Jibril èwo ni mú àrẹ́bí ni Jibril ni bal abudan rasula mú ànàbí lójíṣẹ́ tí ó ma ṣe gẹ́gẹ́ bí ẹrú jẹmáà kalọmọlọ anípsọ̀sọ̀ àwọn ìdámà àtọ́bàwà àwọn ọmọ ọkọ̀ alẹ́kọ̀ jẹ́ àbọ̀ ọ̀sẹ̀bì kan tí ó lùwà sókè jù ti a lọ kó lè jẹ́ pọ̀ mùn lọ́mà kariwọ́ ń gbàtà abájòkò rọ̀ kìríkà rẹ̀ in tó bí tẹ́ ìbá nàbí se in ti fi ń jòkò tó bá fẹ́ kún alẹ́kọ̀ náà ìgbàun láwọn ẹ̀gbá ah, bóyá nàbí rẹ̀ ní iṣẹ́ sí ìrọ̀sùn ní ìjọba ẹ̀nà níṣẹ́ sí ìgapa ìdẹ̀ àwọn bọ̀ anábì sallallahu alaihi wasallam ó lè rí sọ́lọ́mọ́ bẹ̀rọ nǹkan mẹ́ta yìí ẹlẹ́ẹ̀kejìnú ẹlẹ́ẹ̀kẹta wá ní wọ́n bẹ̀wọ́ lọ́wọ́ bá Allah yati àádùn hádà lè masjida la yati hádà lè masjida àádùn ẹni kò ní wọ́n sílásì kò lè kírùn-ún pẹ̀lú fi wá

múrùtí ìyàwó ma wọ́n ti fún méjèèjì iwájú yẹn wà árùjú àyẹ̀kúnà kọ̀dì múrùtí yà sáàlì tátà mo sì ń bẹ̀rún kọjẹ́ fún ti fún ẹlẹ́ẹ̀kẹta náà báwọn ní bá sì ń sọ báwọn wọ́n ti fún ni àwọn mẹ́sọ̀ pé kò sí yé méjì mẹ́ ló fi jẹ́ pé gbogbo omi tí mùsùn tó máa ń sọ́mà láyé láti lọ kó àwọn tó pàwàlà ní ẹ̀sìn táà fi parawàlà ó ń làwọn ìgbàgbé táà mú bá ìlọsíwájú ẹ̀sìn wa ìmáàmù ọdọ̀ ọ̀rùn gbogbo wa kàmà sí dáadáa sí tó bá jẹ́ péjọba ẹ̀sìn lání ó ti ní tí wọ́n mọ̀ gbà ìmáàmù tàà fi bí ìdámà fi tọ́jú rẹ̀ ṣùgbọ́n kò sí oní àkíw yóò tọ́ra tí a yóò bukata kọ́nà kọmọ sí bísínẹ́sì èyí tí ń se tí ń se fáwọ̀ ìyàwó léṣe anábìkọ̀ sallallahu alaihi wasallam ó ní àwọn èèyàn kan ọlọ́run yukfiruna ìlítọ́ ọ̀fà rasulullah sallam wọ́n máa wá pé bóò lára òsì ní ní ànábì iṣẹ́ ìtìyànà tó kílósìfà nígbà ànábì dé Mẹ́dínà àdúgbò wọn ìlànà bí padà wà kọ́lé sí ara wọn ni sádùkúnù Mu'ad ara wọn ni sádùkúnù Ubadah ara wọn ni Abu Ayyub al-Ansari ara wọn ni As'ad Bruce Zurara ara wọn ni ara wọn ni Abdullahi ibn Amr ibn Haram tó jẹ́ bàbá fún Jabir Abdullahi ibn Amr ibn Haram ara wọn ni wọ́n pọ̀ díẹ̀ báwọn kí ni tí a máa ń ṣe ìmọ́mù ní gbẹ́rùgbò tí àyí orí rẹ̀ lálẹ́lẹ́ wọ́n wà dó wọ́n ṣe méjì oun kàlùkù mara ma wálé ànàbí pẹ̀lúbí sí ẹ́ síbẹ̀ yọ́kẹ̀ ní kọ́ lọ sọ́nà yàwà yọ́kà ma wọlé yọ́ ma lúmọ̀ wọn nkankan tí ó fi dọ́pọ̀ ma kí na nílé àrẹ̀bí kí wọn ní wọ́n ni wọ́n gbóúnjẹ lọ wọ́n ma gbóúnjẹ lọ bẹ̀ ah, dé èkúrú àtẹkọ ní ẹgbẹ́ wa tó ma ń bá déwọ́ bèèrè pé sáré bí ìgbà ah, ìgbà o ṣùgbọ́n kọ́kọ́ sọ pé sígbà àtẹwà ah, tó wà nàbí ìjẹ̀dù ó jú ẹsẹ̀ wọ́n ma sì lé wọn jẹmáà tẹ́nà ní ìbá rí àfà ní ìsìn ìbànújú kí jọ́gùn jọ́gùn kọ́ ní sí àfá o bàbá aláwọ̀ lẹ́lẹ́yìn ẹ̀ kìníkà wọn dìtí à kìníkà sí kàkàkà nígbà ẹ̀ ti bá nínú àmì dẹ̀rú àwòrí ìntánẹ̀ bí ò sí mí torí ẹ̀gẹ̀rún tó wá parẹ́ sí àgbàtàrẹ́bí nígbàtàrẹ́bí nǹkan àwọn ọkọ̀ tọ́lọ fún ọkọ̀ alìmáhí bẹ̀bọ̀rẹ́ alìmáhí parẹ́ parẹ́ ẹn tí máa pa nǹkan rẹ̀ ó bí àrẹ́bí lè pé alẹ́dì yẹ mọ̀lọ́ bí lè kú fún máa hì tí mọ̀ jẹ́ èmì lẹ́ntọ́nà wà fi pẹ̀ bọ̀rẹ́ jẹmáà àwọn bẹ̀lọ́n nínú àdá ní kàsí rẹ̀ wípé ìfẹ́ bí sọ́mọ́ ṣe ń a ń sọ fún gbogbo àwọn ọmọ ìyà pátá tí wọ́n kọ mọ́sálásí wọn ò mara wọn mọ́kàdìdé jọ náà a sì lè kọ mọ́sálásí ẹ̀yin ìgbìmọ̀ tẹ́ ǹkan mọ́sá sí tẹ́ mara yí àwọn ọ̀rẹ́ mi lọ́tọ̀ lọ́sí lórí WhatsApp lákàsí tàbáfẹ́ karúfin ṣùgbọ́n fẹ́ máa dákọ̀ wọn ẹnìkan bẹ̀ tó jẹ́ pé owó ẹ̀nà mọ́sálásí kìí ṣe 10 million naira ma torí mọ́sálásí ń tọ́ parí rẹ̀ ó lé ní 40 million ìlà kọfúrawa yóò kò sí owó lárúbáwà yóò kan bẹ̀ ṣe bí ń bàtà agbóyé láwà náà sàṣeyọrí tá bá sí owó tẹ́ mùsùlùmí náà lórí òkú weekly nílẹ̀ yóò báyìí a mọ̀ wípé tí ìfàsẹ́yìn bábọ́ abóse bá wáyìí ọyọ ọgbọ́ wà jù bẹ́ẹ̀ lọ torí pé ààrí orí ọlọ́run kálùsí tó kálùsí jàmáà ìlódélẹ̀ yóò ẹwọ ẹnìkan máa mẹ́sọ̀rọ̀ jọ ni ó ní à ìsọ́sì inú wọn bàjẹ́ òun ni wọ́n ní ẹ̀sẹ̀ mítìn yẹn Kano wọ́n wá ó fi ìgò rẹ̀ júlò fún mi wípé ìgò rẹ̀ tó wẹ́ pé òǹgbẹ́ngbẹ́yàn tí wọ́n fẹ́ fún lómi ọlọ́gbọ́dọ̀ mú ìgò 50 káwọn tó lè gbà wípé òótọ́ sí lò gbẹngbẹ́ngbà tó sọ pé gbẹngbẹ́n tó rúgbó tí mẹ́bẹ̀ ìgò òjúbá ìlọ kò sì san rárá wọ́n sì ń tẹyọkan ní 1.5 ẹnì kọ̀ọ̀kan wọ́n sì mú méjì méjì owó tó parí ní tíun 3 million times 4 12 million lọ ibẹ̀lẹ́nìkan tí ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ah mi bá rí wọ́n kò rọ̀ lé mi kó tó December bóòrù 12 million ó sì tẹ́ẹ́sẹ́ bí a tẹ́mì kan wọ́n tó yìí bí ẹ̀bá ní 12 million naira lọ ilé yàtọ̀ sí lé ní nígbàtí nke tí wọ́n báyìí yóò fẹ́ tó ọ̀rọ̀ fún ọ̀sọ́fẹ́ tó bí 13 years ago ẹnìkan sọ wọ́n yàmì sọ́pù wọn ní gẹ́ẹ̀tì pé ẹwò <laughs> mú kó máa ń kò lọ lé mi níṣẹ́ báyìí ń sọ báyìí bí oṣù kẹsàn bí kan tí ó rínà olóhun tágẹ́tì àjọ kan ní àjọ 100,000 sí lájọ́ ó kó lọ lé rẹ̀ ọkọ̀ ń tòótọ́ ó sì bọ̀ ní gbógégi ó sì nà lórí ilé òun ó sì rọrà parú mi yọ ọ̀nà àbẹ́ ọ̀n tí ẹ̀yà àkánlẹ̀ kò ní lẹ́kùn kò ní kẹ̀kẹ́ tí àwọn mẹ́rẹ̀ bá yíkú olórí ìntọ́tẹ́lẹ̀ wọ́n bọ̀ sórí eruku náà kan pé okùn ah, lọ létò tọ́sí báwọn fẹ̀rú lélé o alákúnlé iná àpà wa lọ́pọ̀ àwọn wa gbogbo tí mara wọn obìnrin bẹ̀m̀bẹ̀ yíya wákàtí ẹ̀m̀bẹ̀ tọ́sí fẹ́ sẹ́ndì nǹkan afá ọlọ́mọ̀ pé in lè gbà wẹ̀ pọ̀ mọ̀ yẹnu mo sì máa ṣe wà lálọ́sẹ̀ gan èyí sùn ní bẹ̀nẹ̀kù lóhun ṣùgbọ́n tí ó bá ní sàárà ìyá ká máa tọrẹ àbóní fíra mi tọrẹ tó bá jẹ́ pọ́ bá lẹ́tọ̀ bẹ́ẹ̀ ní ìsìlámù ọya o tó fèlé ìsálìkì àmà bọ́dà tí a bá ti rẹ́sẹ̀ rẹ̀ kan mọ́sáàsì wọ́n ni usaz òtúlé o tí sẹ́ nìkan wá áfẹ́ mílíọ̀n mo tún dé o tí bá ti rí kí ó tó lè gbà o tún fẹ́ yá ọlọ́n ni o ọ̀fẹ́ yá ọlọ́n ni a fi mílíọ̀n mélòó lè ẹwà bá ń sọ fún tó bá fẹ́ ṣe padà yọ ọkọ̀ bẹ̀rẹ̀ torí mi yọ́kọ̀ rí bá mi máa mi ìyàwó mi ọmọ mi àwọn ọ̀rẹ́ mi sẹ́rí ń sẹ láyé nù o nígbà bá sánsánsánsán láyé tán ti bá tó kọ̀ sàárè yóò tó máa sán tí mọ́ wọ́n ní ìgbà kìámà yóò ṣẹ̀wà bẹ̀rẹ̀ sí sẹ́rí afresh pèsè mọ́ sọ́nù jama'a ọba dẹ́dà tó wá fi síkò ń gẹ́ta fi sàṣeyọrí ẹjẹ́ lò tí ọba kẹ́kọ̀ọ́ àbádẹ́dà kọ́ ànàbí Sulaiman náà táà bá yanjú oore báyìí táàrí se síwájú ọlọ́run tó jẹ́ tọ́lọ̀ yọnú sí ọlọ́run gbà wà láàyè kábẹ̀ lọ́n tàbá ń fẹ́ ọlọ́run sì gbọ́ ọlọ́run sì ti se tọ́rán mi o máa sa àwọn tí ó láàbẹ́ wa ahlaka illa man sabaqa alayhi alqawl minhum afan ta ti sọ wípé ofo won ose won belong ọkọ̀ ojú omi rẹ̀ tí n bá ní kọ́ máa sáré kí ní máa sọ tí n bá ní kọ́ máa sáré kí ní máa tẹ̀ gbogbo àmàrà wọn lọ́n wọn kọ́ ní tí wọ́n rí bismillahi majriha wa mursaha inna rabbi laghafurur rahim ọlọ́wọ́n ọba gbogbo àwọn tó lò tí mẹ́sàlásì ìfihù máa bá dé darí ayé wọn

tẹ́ẹ̀fì máa sọ fọ́lọ̀ pé kọ́ mẹ́dì ẹwù sì sí rọ́ṣẹ́ tẹ́ ìmọ̀ ìlú àlìjẹ́nà kò ti kọ́ lédè yìí lálìjẹ́nà torí pé ara tọ́lọ̀ ń fi kọ́ wa ni tá a bá parí sí owó orí tán a máa sì kí ni o a máa bọ̀bà dẹ́dà fa nínú àtò ti kọ́lé fún láìjẹ̀ náà ni ó yá wà mọ́sásí ti wá wà lẹ́bàá yìí kọ̀wà àti ìpín kí wá lójúṣe gbogbo àwọn yòókù ojúṣe náà ni pé ilé Ọlọ́run ni gbogbo alájọ ní ọgbọ́dọ̀ dọ̀tí a bá fi ibẹ̀ tá ń lò àgbọ́dọ̀ jí kọ́dà àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ ni ìdájọ́ ẹni tí bá wá ń chájì níbi sọ́kẹ̀tì mọ́sálásí tí torí pé dúkìá Ọlọ́run ni wọ́n èé tẹ́ lójúmọ́lẹ̀ wọ́n ṣe kí ni ó wọ́n èé tẹ́ lójúmọ́lẹ̀ yìí dáa bá sọ̀rọ̀ rẹ̀ àgbọ́rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táàmà sí jẹmọ́ gbogbo mẹ́sàn sí bá ń bẹ káàkì tàbá ti rí ilé Ọlọ́run bí àpẹẹlẹ́ tàbá ń fúnbẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ láyé owó ṣe lójútù kí ẹ̀sìn wa ẹ̀sìn tí ń ṣe wá mọ́lọ́run ni kìí sẹ́sìn míì tọ́jẹ́ pé wọn ọ̀wá bí ẹ̀sìn àfolórí ibú olórin ọjọ́ ẹn lọ skúù títí tí ń fẹ́lì ẹn tó wáṣẹ́ tí ó ríṣẹ́ ẹn wọ́kọ̀ tí ọ̀rọ̀ kan kí lè yíò fi jọmọ́ tọ́nà torí ẹ̀dáwà ó nílà kọ́dí kọlọ́kùnrin ìsánà fi kábàtì àti tọ́nà bí àdámà sínú wàhálà tẹ́bá ti rẹni tí ń sọ pé ẹ̀wọ́ ń kírun àfá ẹsájọ kan mi ọbalẹ̀ ẹ̀sọ pé ọkàn rí òlé balẹ̀ èèyàn ni omójútó ọba ti kú ònú kàmẹ́rẹ́ lò mẹ́mi tó tún jọ ń kírun bẹ̀ náà lẹ́nìí àwọn náà tún wá kírun

ọkà pèmì láti èkó ni ó ní ọkọ̀ ó gbé wá sí bí báyìí báyìí ajápa nílára rẹ̀ ọba adẹ́dàmà ilé rẹ̀ kákọ́ sí o ẹnìkan bẹ ó ní à gbogbo tó bá jọ mọ́ omi tí wọ́n ma lò bí òṣàṣì mọ́sí fẹ́ nìkan o tí ẹ̀kọ́ sáti mọ́ ẹmọ́sí fẹ́ nìkan o ó kálukú wá ni àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá Ọlọ́run fún lákàá ìbùkọ́ wọ́n ni gbogbo àṣeyọrí taa bá rí fowó ọwọ́ wa ṣe agbàlọ́wọ́ ẹnu ni ẹni tí ń gọkọ̀ ní wa ọgbàlọ́wọ́ ẹnu ni ẹni agbàlọ́wọ́ ẹnu ni ẹnu ọ̀wọ̀rí yọ́ jẹ máa lọ fìlàdáadé agbàlọ́wọ́ ẹnu ni aago lẹ́yìn tí ó jẹ́ yọ̀nù rẹ̀ kó sì sọ ìrìnàlẹ̀ kìámà náà fọ́ wa hàdá wasallallahu wasallam ala muhammad wa alihi wasallam sunna kaseera alhamdulillah alhamdulillah alladhi وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة السماء شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت تضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام الله سبحانه وتعالى أدن لنا برفع بيوت في الأرض ألا وهي بيوته قال الله سبحانه وتسامى في بيوت أدن الله أن ترفع ويذكر فيها اسمه يسبه له فيها بالقدو والآصال أمة الإسلام إن الله سبحانه وتعالى أحب عباده المؤمنين فوضع لهم بيتا يعبدونه فيه في الأرض ورضيهم بذلك قال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين جعل الله سبحانه وتعالى هذا البيت مباركا لا مباركا فبركة الله سبحانه وتعالى في هذا البيت لذلك جاء في الصحيحين من حديث أبي ذر الغفاري رضي الله تنرضاه قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا أي مسجد وضع في الأرض أولا قال المسجد الحرام قال قلت ثم نعم قال ثم أي قال المسجد الأقصى ثم قلت كم بينهما قال أربعون آمن أمة الإسلام فكل من أراد وجه الله وبنى لله سبحانه وتعالى مسجدا يبتغي بذلك وجه الله بنى الله تعالى له بيتا في الجنة أين الدليل؟ جاء هذا في الصحيحين من حديث أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى نرضاه قال, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا بنى الله له مثله في الجنة وفي رواية الإمام أحمد ولو كمفحص قطاة وفي رواية الإمام الترمذي سنة الحسن من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أرضاه ولو كمفحص قطاة صغيرا كان أو كبيرا بان الله له مثله في الجنة بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من ذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلم على عباد الذين اصطفى عباد الله اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن المسجد دورا عظيما في هذا الدين الحنيف من بدايته بل تدايته إن شاء الله تعالى جعل رسول الله صلى الله عليه وسلم أثرا عظيما لبيت الله في أرض الله فقد جعل صلى الله عليه وسلم المسجد محل القضاء في حياته كان يقضي فيه بين الخصمين وكذلك المسجد في بداية الإسلام سجن لمن حسر وقد جاء في قصة ثمامة ملك يمامة كذلك إسلام صلى الله عليه وسلم المسجد مبيتا للعزاب من أصحابه ممن لا مبيت لهم أو من الغرباء الذين جاءوا ليتعلموا أمور دينهم أمة الإسلام فربنا سبحانه وتعالى بنفسه من فوق سبع السماوات صير مسجدا مدرسة وهذا جاء من حديث من المؤمنين وابن الخطاب رضي الله تنرضاه في قصة تعليم جبريل رسول الله صلى الله عليه وسلم الإسلام والإيمان والإحسان إلى آخر هذه القصة بقول صلى الله عليه وسلم يا عمر أتدري من السائل قال الله ورسول عالم قال جبريل أتاكم يعلمكم دينكم وقد أتم يومئذ وهم في المسجد أمتنا كان المسجد زيوة للإسلام مستشفى كم صلى الله عليه وسلم أمر أصحابه أن يضربوا خيمة لسرب المعاد لما لما وجع ولما أصابه سهم اليهود في غزوة الأحزاب أمر صلى الله عليه وسلم بضرب خيمة له قبة في المسجد خباء في المسجد وكان يمرض في المسجد حتى فارق الحياة رضي الله تعالى عنه وارضاه أمتنا ففي صحابة صلى الله عليه وسلم أناس كانوا يؤثرون جوار صلى الله عليه وسلم لأنهم بكل صلى الله عليه وسلم ويكثرون إلى طافه كما جاء من ريث أم سلمة رضي الله تعالى نرضاها من أمثال أبي أيوب الأنصاري ومن أمثالهم أسعد بن زرارة وصار بن معاد وصار بن عبادة وأبي أيوب الأنصاري رضي الله تعالى عنهم أجمعين عباد الله فمن كان إمامنا علينا أن نحترمه وأن نصدي إليهم إذا كانوا يعظوننا ويزجروننا لا بد أن ننزجر فإذا وعظونا لا بد أن نتعب فإذا نصحونا لا بد أن نتعب وإذا نبهونا لا بد أن نتبه ونكرمهم ونبجلهم كما جاء من حديث رسول الله صلى الله عليه وسلم وحثنا على ذلك أمة الإسلام فإمارة بيت الله بتعظيمه وإمارة بيت الله بتنظيفه وإمارة بيت الله بإقامة الصلاة فيه وإمارة بيت الله بتلاوة القرآن فيه وإمارة بيت الله بذكر الله فيه فإن المسجد بيت الله لا يدخل بإذن فمن دخله فهو حق بمكانه أمة الإسلام هذا الذي جعلنا عليه رسول الله صلى الله عليه وسلم ونسأل الله الرحمة للذين تبرعوا وسعموا ودعموا دين هذا المسجد أن يبني الله تعالى لهم بيتا في الجنة كما وعد جميع من بنى له بيتا في الدنيا يبتدي بذلك وجه الله كما جاء من حديث أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه ونسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضاه وأن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا قل لنا ولا تكن علينا وانصرنا وتنصر علينا ولا تحرمنا خير ما عندك يا ربنا اللهم ابن لجميع من بنى لك هذا البيت بيتا في الجنة اللهم اجعله خالصا وجهك الكريم اللهم اجعل هذا العمل خالصا وجهك الكريم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي ما يكاد وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوك القائل في صلى صلية ثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة الله أكبر الله إيه، أكبر لا إله إلا الله إيه، إيه، وشيء أها اتنوى استووا استووا واعتدلوا سدوا الخلل ساووا بين المناكب استووا أو بني أو wọ́n lọ́dún lójú wílò lẹ́yìn ẹ̀rẹ̀ náà bọ̀ ẹ̀dẹ́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 ويزيد الله الذين اهتدوا هدي والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفريت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ويكونون عليهم ضدًا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أذى فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا يكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتنشق الأرض وتخر الجبال هدّا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا, إلا آتي الرحمن عبدا لقد أحسهم وعدهم عدا وكلهم آتي يوم القيامة فردا الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 الضالين آمين إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين لتبشر به المتقين المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا الله أكبر الله سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله wanda mú bẹ̀rẹ̀ ẹ̀yìn àti ṣètúnlẹ̀ jọlọ́bẹ̀ ọ̀yìn àti ṣètúnlẹ̀ jọlọ́bẹ̀ kọ́sọ̀rọ̀ òdùgbẹ́ ẹgbẹ́ bá kẹsọ̀ wọ́n mọ́ ti borí ẹ̀lọ́pẹ̀lú kámẹ́rà sanwó mi ní talómọ̀ lọ sọ̀rọ̀ àzètò lórí lè sọ ọyọ̀yọ̀ ìfúnjẹ́ ẹ̀yà alwakí káwọn lọ sọ̀rọ̀ mẹ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh